لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله الطيبين وأصحاب الكرام الأوفياء وعلى كل من دعا من دعوته وسن بسنته واهتدى بهديه إلى يوم الدين أما بعد إخواني وأخواتي في الله أوصيكم جميعا ونفسي أولا بتقوى الله عز وجل ذاك قوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتون إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلي لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم إن خير الكلام كلام الله وخير أدي أدي محمد صلى الله عليه وسلم وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́ọ̀bá ọba Allah alhamdulillah ọba olùṣẹ̀dá ọba alákòóso ọba eléètò ọba ìgbà ọba kan ṣoṣo tí ó ní bẹ̀rẹ̀ pèlè ìdásípẹ́ yóò ní òpin tí ó lálàfi jọ ọ̀lálàfi wé ọba tí ó níyàwó pèlè ìdásípẹ́ yóò wà bímọ inú sánmà àtìlẹ̀ ọ̀kan ni subhanahu wa ta'ala subhanahu wa ta'ala mímọ́ fún ọlọ́run ọba náà gíga ní ọlọ́run ọba náà bákan náà látọrọ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú wa nábà Muhammad sallallahu alayhi wa sallam àti fún gbogbo àwọn ànábì ọlọ́run pátá tí a jí sọ́lọ́bà síwájú rẹ̀ láìyọ nìkankan lẹ̀ nínú wọn salatu wa salam àtọrọ ìyọ́nú ọlọ́run bá tó ga jùlọ fún ọmọlẹ́yìn alẹ́ Muhammad sallallahu alaihi wasallam ọkùnrin obìnrin wọn ọmọdé wọn àgbàlagbà ní wọn olówó ní wọn tálákà a olórí ọmọlẹ́yìn wọn àrẹ Ọlọ́run bá àwọn náà ni aṣíwájú wa rere àwọn bàbá bàbá bàbá wa rere àwọn àyá àyá wa rere àjídádùnà jàdàtùnà Ọlọ́run bá ní látorí wọn ìyọnú ọlọ́run kó máa sọ̀kalẹ̀ bọ̀ àwọn tàbí àwọn jẹ́ tẹ̀lé wọn tàbí tàbí àwọn jẹ́ tẹ̀lé àwọn ẹ̀nà tàbí tàbí tàbí títí tí ìdásìkò yìí bá ní sí ìyọnú ọlọ́run gbogbo wọn àmín

rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Olúmọ́sá ìsànwà lẹ́sà dáadáa. Àmín. Anábíwa Muhammad. Sallallahu alaihi wa sallam. Ó ní ṣtama kóhun fi bẹ́ẹ̀tì ní ìtìlá. Ó láwọn kan ò ní kóra wọn jọ sí ọ̀kan nílé Ọlọ́run bá ti másálásí. Káwàá pé kí ni wọ́n sí ń bẹ̀ẹ́ yatiluna kitab Allah tí a ń ka tí ọlọ́wọ́ bá fúnra wọn wẹ́ta dára súnà hù wọ́n tó wọ́n jọ ń kọ́ra wọn anábi Muhammad sallallahu alayhi wa sallam ó ní àwọn nǹkan mẹ́rin kan yóò ṣẹlẹ̀ sí wọn illa nazalat alayhimus sakinah ó ní fọ̀kànbalẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run yóò sọ̀kalẹ̀ náà dórí ẹ̀rì wọ̀gáṣẹ́lù rahma ó ní kí wọn ọlọ́ọba ààbò wọn dárú wà fàtòlì màláìkà ó náà màláìkà láàánú yọ́rọ̀ kíká wọn wàzágarùnmùlọ́ bí màílẹ̀ olóòtù máa rántí wọn lọ́dọ̀ ẹ̀ eléyìí orí ọlọ́ọba ní ọlọ́run ìfọ̀kànbalẹ̀ ìjọkọ́ sàkàlẹ̀ alórí àmín jẹ́ kí àánú rẹ̀ púpọ̀ adáró àmín àwọn màlẹ́kà aláàánú rẹ̀ má lè wọn jìnà sí wa àmín mú wa gbàgbé wa gbà kan torí díẹ̀ wọ́n ti sọ àkọlé ọ̀rọ̀ wa tè ní al wa nazaat az alìkìláfààtò wàlẹ́sàáàtò sáwọ́jẹ́yà o náà ni kọ́rọ̀ mọ́ yẹra ẹni kárí nǹkan lọ́tọ̀ọ̀tọ̀ tí máa ṣẹ̀ láàrin ọkọ àtaya iná pẹ̀lákọ̀ọ́lẹ̀ ìdàrátùhà tẹ̀lébíròhà bó lásẹ mọ́nìjẹ́ ìnápẹ́ ní àkọlé tèní tó mọ̀ pé ìdánilẹ́kọ̀ọ́ yìí dáwọ́ra tèní limutazawijina walmutazawijat limutazawijina walmutazawijat àwọn tí wọ́n ní ni ọkùnrin tó ti níyàwó nílé tó ti wà nílé ọkọ kìí ṣe dáràn ọ̀zá kìí ṣe jógbà pán kìí ṣe àwọn kò níyàwó ọlọ́kọ tọwọ́rẹ́ ni tí ò tí níyàwó tí ò tí lọ́kọ yóò kàn ni asìkẹ́ni yóò gbọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n létí rẹ̀ á dàbí àlọ́ tó kò tí imagination tí ọmọ pẹ̀kẹ́ sí lóòtọ́ sí ni ṣùgbọ́n wọn tí a ti wà nú ẹ̀ wọ́n ma mẹ́rin ni ilé ni àwọn tàbí bára wa sọ ó tẹ̀ gbé àsìkò tàbí ló kéré àwọn bá kọjá ìlú rẹ̀gẹ́dẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Islam ẹni tí ó ti níyàwó tí ó ti lọ́kọ ó náà máa kẹ́kọ̀ọ́ lẹ̀ torí nǹkan kan nù wá láyìíká wa yìí lórí ètò ìgbéyàwó fíkí olùkúsọ̀rọ̀ fíkí olùkúsọ̀rọ̀ wọn kì í kọ́ wa a kì í lè kí gbogbo wata fi jáde sanawi àkíwò débẹ̀ ẹ̀ntẹ́ sí lọ sanawi pọ̀m̀bí ó kéré nú tẹ́ẹ̀ká tí a fi kí ò lórí zawaj ibadat iní ẹsábà máa dúró sí fún wa ṣùgbọ́n muamalat ó kéré lé kéwú tààkọ́ débẹ̀ tàbọ́wá kó lé kéwú tàbá wá tó wọ ọmọ mọ́sálásí wa tí wọ́n bá náà ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ mẹ́ ó kéré bìdẹ́ ti gbọ́dà lẹ́kọ̀ọ́ ìlànà ètò gbéyàwó tàbí wọ́n kó mẹ́ yẹ tàbá kó sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ní wọ́n máa ń ṣẹgbẹ́ àwọn organizations tí wọ́n dá ẹgbẹ́ ilẹ̀ oṣìṣì kẹ́ tó wọ́n bá nù dánilẹ́kọ̀ọ́ wọn ètò gbéyàwó nǹkan tó ṣòro ni àìsábà rí mẹ́jọba sẹ́sì tọ́tún wá dínú Ramadan tí a ti mọ̀ ipé àsìkò dáàbí bálùkù á nílò ní àwọn àbó sí káyà zawaj wọ́n tù lọ lógere wọ́n ní dúó kí wọ́n sọ̀rọ̀ fàlófíkù zawaj wọ́n kàn kọjá lórí ẹni kò ṣe rí he tàbí wọ́n á débi àti fẹ́ ṣègbéyàwó gan-an àwọn bùnmí ń bẹ àwọn mc ní ó gbásìkò tán wọ́n fi tó àwà introduction àwọn àlejò agbóbọ́kànlá ní akọ sórí iv wọ́n á bẹ̀rẹ̀ lágbóbọ́kànlá àbọ̀ wọ́n á bẹ̀rẹ̀ látàgbóbọ́kànlá àbọ̀ tí ìdàgò méjìlá àbọ̀ tí ìdàgò kan àbọ̀ wọ́n parí introduction wọ́n wà gbé mẹ́kì lé àfá àtọ́bẹ̀ta kòkò ìlè lórí tó wà bẹ́ pé ìṣẹ́jú mélòó 115 minutes wọ́n á ní wáàsí àti ìtàkókò yìí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún tàtorí ẹ̀wà pínlẹ̀ tí wá fẹ́ gbọ́ ètò zawaj ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá mẹ́sì tún rẹ̀ ìyún òtí ẹ̀kàn wọn ó tán fẹ́ gbà ní ọkàn wọn yóò fi ìṣẹ́jú mẹ́wàá tó bèèrè owó àlùbáríkà ìṣẹ́jú mẹ́rin lókù ìṣẹ́jú márùn-ún a ní efi àbábàṣí lójókò sára bàbá ìyàwó ọkọ rẹ̀ yìí gidi so alifatiya bá parí nígbàtà wá fẹ́ kọ́ lẹ́bìnrin ìyàwó ní tọ́jọ́ gbogbo ti dàrú gbogbo ti túká ilé ìjẹ́ àlébù fún wa tá tó ṣe ibo oúnjẹ wa ń bẹ àwọn tí wọ́n lásìkò àmì jìnnà ní MC àtàlágà àjọkọ̀ MC àtàlágà ìjókòó àwọn obìnrin tí tí wọ́n ti ta tó ẹ̀ká fi ẹgbà lékò lójú àgbò àwọn ẹgbẹ́ kí lọ kó ṣe tí ọkọ ti wà tí láti bí ọgbọ̀n ọdún wọ́n àgbà mẹ́k níbi ìyàwó Sárà àti Bàṣírù kò bójúmọ́ bẹ́ẹ̀ agáǹfẹ́sì wá wọ́lẹ̀ ni torí díẹ̀ tó pé wà sídá mẹ́sí ó sì pàtàkì àkọ́kọ́ ká gbéyàwó sunnatun kauniyya sunnatun kauniyya kálọ́kọ̀ kàláyà súnà ọlọ́run tó dámọ́ gbogbo nǹkan ni sọ́bí yà sí ayà 36 أعوذ بالله من الشيطان الرجيم سبحان الذي خلق الأزواج كلها ọ̀rẹ́ mọ́ fún ọlọ́ọ̀bá tó dágbò kan lákọlábò mímọ̀ tó ń bí tó lábò nùkan tí ilẹ̀ mú jáde lákọlábò ní wà mí áwùrú sí ihìn bákaná ọmọ ẹ̀dẹ́ èèyàn náà adán lákọlábò ní wà mí máa láyé àdàmú àwọn nǹkan الزواج سنة كونية سنة فطرية àdámọ́ta àdámọ́ ọmọ ẹ̀dẹ́ àlára ní ló pé mi ò níyàwó mi ò lọ́kọ ìsìláàmù ò gbà láàyè mi ò ní níyàwó mi ò ní lọ́kọ ẹ̀rí nígbónú rahabaniyya anábìnrin òsì inú islam inú suratu hadid ní àyà 27 àwọn tí a ń dá máa lọ́kọ máa níyàwó lẹ̀ àwọn kanú àwọn ìjọ christianity ni tọ́lọ̀bá ń sọ fún anú suratu hadid àyà 27 náà bismillahirrahmanirrahim ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى بن مريم ọlọ́run sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run síwájú sọ̀rọ̀ núhù sọ̀rọ̀ ibrahim ọlọ́run ní bẹ́ẹ̀ làwọn ọlọ́run máa ń gbé àwọn ànábì ọlọ́run bá tọ́kàn bá láàmú kan wá àwa mú isa wá ọmọ maryam lẹ́yìn àwọn ànábì ọlọ́run kan a sì fún àti bí sínú ọkà wọn tí a ń tẹ̀lé jọna lọ́wọ́ afánú síbẹ̀ a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti àánú ìkẹ́fẹ́ warabaniyatan àti pé má lọ́kọ má níyàwó ibtada'uha wọ́n dálẹ̀ ni òbí ìwé wọn kò sínú ìwé wọn pàápọ̀ bẹ́ẹ̀ lápọ̀lẹ̀ bí o ti kọ́ yí àná àti kalẹ̀ wọ́n fi wá ìyọnú ọlọ́ọ̀bá ni afẹ́ fi ọlọ́ọ̀bá ni ṣùgbọ́n wọn lè tẹ̀lé òfin rẹ̀ wọ́n sí kẹ́ni wọ́n lè tẹ̀lé òfin rẹ̀ o yíwọ ní fàdá ọba kúta làwọn mọ́ òde fàdá tí ò níyàwó tẹ́lẹ̀ dépò pé yóò bímọ ńgbò òkúta ọmọdé wọ́n sì jọ torí torí nì ẹ̀rẹ̀ ọlọ́ni kò ṣeé ṣe fún wọn wọ́n dọ́gbọ́n sí ni ìwọ̀ rẹ̀ ò ṣe pé tó pé àró lẹ́yìn náà ìgbéyàwó súnnà àwọn àwọn ànábì ọlọ́run ọlọ́ọ̀bá àlékè ọlá nìkan náà níyàwó wọn ya fadá wọn ya mọ́dá ọlọ́ọ̀bá àlékè ọlá ìgbà tí ń sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run aléìmùsọ́sálàm sọ́tùrà àyà 38 wọ́n lákọ̀ọ́rẹ̀ arúsánà arúsánà min qablik wọ́jàna láhùn àṣùwà ẹ̀jẹun wọ́n tó rìnyà ọlọ́ni dárájú ara àwọn kan síwájú rẹ̀ ànábì wọ́jàna láhùn àṣùwà já wọ́n níyàwó àṣìyàwó fún o wọ́n lẹ́bí o ọlọ́ni wọ́n níyàwó kíní mọ́sẹ̀kíní wọ́n sì bímọ àyàfi àwọn tọ́lọ́ọ̀bọ̀ ní kí wọ́n níyàwó tí ọlọ́run fi gbèsè rẹ̀ dé bí Yahya alayhi salam bí Isa alayhi salam Sakariya ló bí Yahya o Yakubu ló bí Yusuf ẹ̀rì Isaku ló bí Yakubu Ibrahim ló bí Ishaq ló bí Ismail àwọn ànábì Ọlọ́run náà máa níyàwó ní a tó sọ yí pé àníkáwò sunnati wà máa rọ́gbà sunnati ìfàlẹ̀ ìsàmì ní ìgbéyàwó súnèmí ànábì ni ẹ ń bá lóhun ò sí súnèmí ànábì kì sára àjọ mi yìí pè ní àtàsílù ṣẹ́rí ká níyàwó ká lọ́kọ ìdẹ́sìn wa ẹ̀sìn wa fẹ́sẹ̀ rílẹ̀ àti ráwọn àyà ẹgbẹ̀sẹ̀ ẹ̀yà wọn ẹni ṣáájú tó rẹ̀ níyàwó tí wọ́n lọ́kọ wọ́n ní àwọn lọ́kọ torí ẹ̀ náà ni àwọn àbáwà náà fi kọ́ kọ́wà náà pé ká níyàwó tọ́yì ṣùgbọ́n lábẹ́ eléyìí àwọn àgbọ́yé kan bẹ tó ṣe pàtàkì àgbọ́yé àkọ́kọ́ tá a gbọ́dọ̀ mọ̀ òun náà ni pé ìgbésẹ̀ odidi ìlànà ẹ̀kọ́ kan ni kọ́lẹ̀má yà rí gbogbo wọ́yẹ̀ pàmòhò ṣùgbọ́n tó mọ̀ kéré marriage life odidi ẹ̀kọ́ ni bí a ṣe máa kọ́ physics táà máa kọ́ chemistry táà máa biology táà máa kọ́ Arabic language táà máa kọ́ Islamic study táà máa kọ́ síra Hadil. isri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà lè yàn kọ́ ìgbésẹ̀ ayé lọ́kọláya mo fẹ́ ní ọmọ fẹ́ lọ́kọ ń bí ẹ̀kọ́ bá wà wọn kìí jáàlù yóò síwájú al-idad wal-istidad al preparation alanda musta'id sáwà náà wá agbára ìyá tó bọ́ bẹ́ẹ̀. ebo orí gbàdánà bí n sọ fún àwọn sàábẹ́ inú àdísì yàbílẹ̀ ibn Mas'ud mẹ́sọ̀ ikú fẹ́sọ̀ mùsùlùmí ó ní yà máa ṣẹ̀rẹ̀ ṣàbán mo pè yín ọ̀dọ́ mínísítà tá mi kò lè bá à ẹni ọba lágbára nínú yín bọ́ọ̀lì ẹ̀dẹ̀sẹ̀ wájì oníkọ́fẹ́yàwó ẹni ọba ní agbára nínú yín gẹ́ni oníkọ́fẹ́yàwó ó lẹ́jọba lágbára kọ́ máa gbà ọ̀ ó mọ̀ pé tí yẹn múra lẹ́ni sí ó ti túyàwó ní àbáwọ̀ àgbàmọ́ Nawawi ó ní gbólóhùn báà mọ́nà sọ̀tà mẹ́kù ní báà ó ní ìtumọ̀ méjì ló wà fún ó dìmọ̀ àkọ́kọ́ ó náà ni kúwọ̀tún jìmá agbára mo lè gúnrí obi agbára kẹ́ni mo lè gúnrí obi mo lè gún láì mo náfàkọ̀ ìnáwó bá bá níkan dáa bá níkan ìyàwó òdí ìṣò òdí ìṣò ètò fún yàwó ó lè gùn ó lè sọ̀kalẹ̀ mọ́kòlò lọ anábìnrin kọ́ máa gbà wà torí ẹ̀ ló wá kú nígbàtí ọ̀kan náà bá ń sọ nígbàtí tó àdísì anábìnrin pé tọ́lábọ̀lẹ̀ pé ká wá ìmọ̀ ọ̀rọ̀ ẹnu gbogbo mùsùlùmí ó ní ìgbà tí tàbátí mìíràn tí pọ́mọ fẹ́ bàlágà ó ní màtàkọ̀ màtàkọ̀ fi mọ́ ó náà ní gbólù la ilaha illallah àfihàn tó bá ti bàlágà tán a kọ́ ní fíkí tọ̀hárà fíkí umara fíkí sọ́láàtì a kọ́ fíkí sọ́láàtì wọ́n tó ọfẹ́ wá kọ́ ìmọ̀ àbọ́fẹ́ lọ ọfẹ́ lọ kọ́ ẹ̀kọ́ wá àtọkọ́ ní fíkìlì ilẹ̀ ó tó wá dàgbà pé ó tó yàwó ní ọtọkọ ní fíkìlì zawaj fíkìlì azawaj wọ́tọ́lák ọlápọ̀ ní fíkìlì ìgbéyàwó fíkìlì ìlọ́kọ bóòlá sí fẹ́yàwó lásí lọ́kọ bóòlá sí kọ́yàwó lásí kọ́kọ́ torí díẹ̀ àyájọ́sẹ̀ òjì ìyàn fannun kókó kan ní ẹlẹ́ẹ̀kejì al'asìlú filayati zaujiyya walistikrar walistimurar idha qamati ala ususi sahiha ó ní pé ìpìlẹ̀ nínú ètò ìgbéyàwó o náà ni kílétò ọgbọ́ni kí ilé tó ní ìpìlẹ̀ ìgbéyàwó kí ilé fara rọ kọ́ má sì gbámi sí omi òtó ọkọ ń wọlé láyọ̀ ń jáde láyọ̀ ọkọ wọlé inú ìyàwó dùn ọkọ jáde inú ìyàwó dùn wọ́n jọ ń dọ̀wẹ̀kẹ́ wọ́n jọ ń jẹ wọ́n jọ mu hādhā wal 'asr fī ḥayāti zawjiyyah pìlẹ̀nú ẹ wo súrátù Rome ayà 21 wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja ọlọ́nà àmì wọn ọlọ́run ní pé ò ń dá fún yín ẹ̀yin ọkùnrin látara yín àwọn ìyàwó yín litaskunu ilayha litaskunu ilayha bá farasinmi sí lọ́dọ̀ sùkúùn ìfarasin kẹ́mi balẹ̀ kọmọ̀sí káyọ̀ òkè tẹ́ bá ti rí tíyàwó ń kọmplain pé bí ọkọ mi bá wọlé àyà méjì làkàrá tó kọ́ pẹ́ntà tí ọ̀fẹ́ tètè lọlé anímọ̀ ń bẹ̀rù ẹ tí mo fẹ́ bá ń lé ìkankan jẹ́ rọ́ǹgì inú ètò ìgbéyàwó yẹn ẹ̀kọ́ ti kùnà borí sọ́gbọ́n ìpìlẹ̀ nígbìyàwó ni pé a lè bákanáà wọ́n ti múra ìgbẹ́ ọjọ́ ma lọ kárin kése ẹ̀ndá àjọ fẹ́ ẹsẹ̀mí inú ètò ìgbéyàwó Islam ìsẹ̀mí wo òdó sáyé nìkan hátà yóò mẹ́lẹ̀kìyà abẹ́jọ jẹ́ ọgbọ̀ àtàláyàtọ̀ ènìyàn kì í fi kánjú fẹ́yàwó a kì í kánjú ní ọkọ ìlú pé inú ọ̀pọ̀lọpọ̀ tó máa ń dá wàhálà alẹ́ òun náà ni su'ul ikhtiyar kéèyàn sásí látara kí wọ́n fẹ́ yan ọkọ wọ́n fẹ́ yan ìyàwó ó sì ní pìlẹ̀ olólejù o ní ọ́ sọ kí ni ending of that marriage lè ní àwọn èèyàn fẹ́yàwó wọ́n lọ́kọ pẹ̀lú emotional hamasa ìdàndán wọ́n mọ̀ pìlẹ̀ wọ́n mọ̀ táà mọ́ wá lára obìnrin táà mọ́ wá lára ọkọ àwa ní crisis láti wá torí díẹ̀ al-khilaf fi rabitati zawjiyya tọ́ọ̀rí ominatọ̀wárí tọ́ọ̀rí ominatọ̀wárí kí wà láwá dé láàrin ọkọ àtàyà ọmọkọrọmọyà ọmọ o ma ń jáwá ni àjáwá ni àjálù ní tí ma ń jálù gbésẹ̀ ayé lọ́kọláyà òun kọ́ nípìlẹ̀ mọ́ tí yọ̀bọ̀ wá sọ́ra láti dé wọ́n ni ti wọ̀ kò ní jẹ́ tọ́rí o dábá ti lè síyàn táà sí mú láti day one ẹ̀rìgbà mi ń bẹ àwọn táà máa tẹ́tí gbọ́rọ̀ àwọn obìnrin àtọkùnrin gbàmíwá kẹjọ wá wọ́n ní ustaz wàláì tàlẹ́gbẹ̀lẹ̀ tàlẹ́ ìlànà ń jọ mo ti délé ọkọ mi ò rí gbádùn rí látọjọ́ àkọ́kọ́ ni mo ti mọ̀ pé mo kò bẹ́ẹ̀ náà bọ́dá ah ustaz wàláì mo sì mú mo mú gbogbo ẹ̀ ṣe máa sọ pé èèyàn máa gbádùn lára ìyàwó rẹ̀ yẹn tẹ́ mi ò rí yẹn rí sẹ́gbé yẹn ṣe tọ́rí hmm. ọba wa ni ọba wa ni torí délé al-Islam mana ma yu'addi ila tahdid ar-rabita az-zawjiyya túnmọ̀ Islam nínú dágbọ́dọ̀ gbàgbọ́ yé gbogbo nǹkan tó lè threaten marriage in Islam kọdí sáàmù kẹ́ni Islam kọdí gbogbo tó lè dàgbéyàwó rú tàbí tí ó affect ẹ̀ Islam kọdí torí díẹ̀ ìgbàtà àbáwá ní ẹ̀kọ́ ẹ̀ ìwà láti Monday inú àkọ́kọ́ tí Islam fi tàṣín zawaj tó fi dáàbò marriage ó dáàbò marriage bí l'àkídà bí l'àkídà pẹ̀lú ìgbàgbọ́ èyàn gbọ́dọ̀ fọ̀rọ̀ gbàgbọ́ ṣe ní nọ́rọ̀ marriage lẹ́fìrí inú sọ́tù Bakara àyà 221 tọ́lọ́ ń sọ́rọ̀ àwọn ìyàtà gbọ́dọ̀ fẹ́ àyà tó gún ní má lọ́bẹ̀ẹ́ wọn wọlẹ̀ ké tó láàgbọ́dọ̀ fẹ́ lẹ́bọ́ gbọ́dọ̀ fẹ́ lẹ́bọ ìyẹn ní mùsùlùmí ẹgbẹ́ ẹni kó fẹ́ kí wá ṣe mùsùlùmí lásán tí ó nírú àkídà tó ní ọ̀rọ̀ àkídà wà ní ìgbéyàwó kọ̀díyàdù zawad kọ̀díyàdù àkọ̀díyàd ọ̀rọ̀ ìgbàgbọ́ wà mẹ́ torí pé àwọn ìpèníjà kan bẹ tí máa ṣẹlẹ̀ inú ètò ìgbéyàwó tí ó bá sí gbàgbọ́ wàhálà dé bọ́kọ̀ náà bá nígbàgbọ́ wàhálà dé bí ọ̀nà bá nígbàgbọ́ wàhálà dé afẹ́ra wa tán àrètí ọmọ oyún òdúró kí láti máa gbé a máa fi gbàgbọ́ gbé ìyẹnu já nìrìnkúrìn òun já wọ́wàkúwa kò já tójú bọ lékílé inú tí Islam dáàbòbò marriage nínú ẹ̀ náà ni al-huquq wal-wajibat àwọn rights and duties àwọn ìwò àwọn ẹ̀tọ́ àwọn ojúṣe tọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ fọ́kọ àtaya láti dáàbò láti protect marriage ni bẹ́ẹ̀ náà la ní àwọn nǹkan tí máa jẹ́ kí marriage mì tí ọmọ threatening pẹ̀sìlámù sọ fún wa inú tí ma marriage o náà ni alìkìláàbù zaújí alìkìláàbù zaújí o mi marriage lórí ilé ìwá rẹ̀ ńgbọ́ bá ti níyàwó tá bá ti lọ́kọ tá níyàwó èèyàn gbọ́dọ̀ sọ yí pé gbogbo ọmọ dùn mọ́rán lọ ìwọ̀sọ́kí ni àgbùdọ̀ sọ pé bá bá ti fẹ́ra wa náà ni ó máa dọ̀mọ̀rin mọ́rin ní gbogbo ìgbà pọ́síbù bẹ́ẹ̀ torí ọmọ nìyàn àdàmà ńgbà bá ti ń pé méjì mẹ́ta kí ìwòye sí wá yàtọ̀ yẹ gbọ́dọ̀ di mẹ́rù bá bọ̀rọ̀ ṣe Akramakumullah àádìí mẹ́rù ní gbà bá ti fẹ́ lọ́kọ gbà bá fẹ́ níyàwó pé gbà mí ọ̀rọ̀ a máa gbára wọn a máa tí a sì máa jà kì sí gbà mí yóò gbára wọn ni ọ̀rọ̀ ṣe ni ọ̀rọ̀ agbára wọn ni kò gbọ́dọ̀ mọ́ gbára wọn kí ló jẹ́ bẹ́ẹ̀ wọ́n ń pè kí ni lẹ́yìn khalfiyya ìgbésí ayé wo lèmi ń lò bọ̀ kí n tó bọ́ ìyàwó mi pàdé ìgbésí ayé wo níyàwó mi ń lò bọ̀ kó tó bá mi pàdé kò lè dọ́gba bí wọ́n bá ṣe tọ́ mi kọ́ ní wọ́tọ̀ tọ́bí àní ọ̀ràn ẹni kọ́ mọ̀ yí pé àwọn kan bẹ lára ìyàwó ẹ̀ tí ó sì ríra rẹ̀ àwọn kan bẹ lára ọkọ ẹ̀ tí ó sì ara ìyàwó tí ó sì rí ara arafiku zawaji káyàtọ̀ ládámọ́ kásìkẹ́ ni káyàtọ̀ ní àdámọ́ kódà wata àjọ jẹ́ ẹbí kan náà tí a bá ní bàbá ìyá yìí anábí tọ́yìnbá náàbí sọ́lù náàbí Ruqayya náàbí Ibrahim sí gbogbo ẹlọ dédé rárá o ẹ̀dá mi lónìí kódà ìbejì táyẹ̀rẹ̀ kan ìdẹ́rẹ̀ jọ kan náà nínú kan náà tí a mọ̀yọ̀ kan náà kan wá pé wọ́n máa lùgbèsè ayé mọ́jà wọ́n máa rí nǹkan bákan náà mustahil impossibility ni fíkì gbọ́dọ̀ yé ẹni ó níyàwó ẹni ọlọ́kọ ẹ wá máa wò àwọn kan kékèké kan tí kọ máa dá wà láàlẹ́ inú ilé láàrin ọkọ àtayà tí wọ́n bá tí gbọ́n ìyàwó délé láẹjọ́ tí ìyàwó ti ń bẹ láyé ní a fi tọ́ ń lé wọn ni pé wọ́n máa tanná sùn ní ọgbọ́ àwọ̀ṣe látìgbà tán ti bí fàálì títí tán fi tọ́ wọn àpaná sùn lálẹ́ rí ọmọ taná sùn ni ó wá fẹ́ Ishaq lọ́dọ̀ tí wọ́n wọ́n sì kẹ́ni lọ́dọ̀ tí wọ́n àwọn ètàná sùn wọ́n máa paná ni àwa fẹ́ sùnrùn alẹ́ àkọ́kọ́ hmm. tàná sùn pàdé paná sùn afẹ́jọ sùn lọ́jọ́ kan náà ọkọ bá ìyàwó fẹ́ gẹ́ni ọkọ paná tó lọ́kọ bá ti ti sí lé wọn nù ìyàwó lọ ìyàwó bá lọ tán torí kò ti lé wọn mú nù wà ládé tó kórè aláyé ní kéèyàn hàn lọ́dọ̀ ẹ̀ wọ́n bá hàn tó sùn tẹ́lẹ̀ yóò sì kí wá fẹ́ Idris kọmọ dìjú ni gbóní orí ah, ẹ̀rí ẹ̀yìn náà ti rí rí ṣùgbọ́n tẹ́bà ní fíkì zawaj ìpín tọ́lọ̀ ń pín mẹ́rẹ̀ ààbẹ̀nà sí ibẹ̀ tọ́lọ̀ ń pín ogun àtàkà yúf kí ni máa kóp kálùkẹ́ni kákó kákó tàbábára wa tẹ́ntọ́ wá lè jù mẹ́ olóbìnrin ọgbọ́n mi yìí tó lè jù ó ń tóbìnrin àti kọ́pù yẹn máa ń lè díẹ̀ torí pé inú súrátù nìsá Quran chapter 4 verse 34 ọlọ́ni ar-rijalu qawwamuna 'ala an-nisa ar-rijalu qawwamuna 'ala an-nisa ọlọ́ni ọkùnrin òun la gbé ìdarí ilé lọ́wọ́ òun la fàṣẹ ilé lọ́wọ́ kìwámọ̀ control ọwọ́ ẹ̀ la gbé sí si àmójútó ìlà gbé sí ẹ sì rí gbogbo ọkùnrin lọ máa yàyẹ kò sí ọkùnrin kan tí ó máa yàyẹ bí ó bá jẹ máa yà kíyàn náà ó bóbìnrin ẹgbọ̀ wá mú ó ìfẹ́ kílèmù kì wá mọ̀ ló ọ̀pọ̀lọpọ̀ ọgbà obìnrin wà fixed lẹ́bẹ̀rẹ̀ pé ẹ̀mí obìnrin gbé ìpín náà bó sẹ́kún torí ẹ̀ lọkùnrin fẹ́ gbọ́ jálàánú fún ìyàwó ẹ̀ ìgbọ́dọ̀ jálàánú fún ìyàwó ẹ̀ torí lélẹ̀ ìlọ́sẹ̀ yí pé bàbá ti wá mọ̀ yẹn yóò wà rọ̀ wà lọ́rùn látara wípé kí a sọ́dẹ̀ ara wa. Wa

ọlẹ̀ ẹ̀kan péré ẹ̀kan péré kò bá wọn ọjá ó ní kí ló dé tọ́mọ lẹ́ẹ̀kan àti pé ẹ̀kan yẹn ta lọ́jẹ̀ bí ó ní tójú ọmọ lẹ́ẹ̀kan ni pé ń jọ tí òun fẹ́yàwó òun wọlé báyìí àwọn ò tí lẹ́gbà táwọn sáàdúwà àtàgbé káwọn sí tán táwọn yẹn náà fílà tán olùwà ní rẹ̀ yàwó mi mo fẹ́ ma kí lọ fẹ́ kí lọ fẹ́ láti day one mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí mi fẹ́ nǹkan báyìí mi fẹ́ nǹkan báyìí mi fẹ́ nǹkan báyìí mínà wá sọ fún mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí ìfẹ́ nǹkan báyìí ìfẹ́ nǹkan báyìí ìfẹ́ nǹkan báyìí làwa ń sọ hmm. pé ṣùgbọ́n inú tó lóun ọ̀fẹ́ mo wá ṣe fún lẹ́ẹ̀kan ọwá hmm. bíjà èmi mọ́ jẹ̀bi ìjọ́ tó ti fẹ́ yàwó ẹsẹ́ jẹ́ ẹsọ̀rọ̀ débẹ̀ rí ọ̀sáfẹ́ gùn lórí náà ló mú ọ sínsìn tí gbàgbà náà lè sàdúwà súnmọ̀ tipatipa ló gíní ẹ̀rì lóòrèkóòrè ẹ láti máa mọ kí ni ìyàwó yín fẹ́ kí lẹ́yìn náà fẹ́ kí ni ọ̀fẹ́ kẹ́yìn náà fẹ́ Abu Darda alátàlá ni nígbà tó ń fẹ́ ìyàwó tí ẹ fún ìyàwó ẹ ni pé ó rẹ̀ ìyàwó mi sọ mi tí n bá ti ń bínú ìwọ gbọ́dọ̀ bínú èmi náà máa sọ ẹ tó bá ti ń bínú èmi ò ní bínú táàmì ìbá ti bínú lẹ́ẹ̀kan náà ilé yóò ní rọgbọ síbẹ̀ ẹ̀kọ́ ni tí ìyàwó ní aláàjì sí wà tẹ́sí wí sí dáa àgbàlagbà yá sẹ̀rí ìbí náà ń sọ̀rọ̀ sí bá mú ewu mọ́sọ́ sí náà rọ̀bá nìsí sórí ẹ sì pé báyìí tẹ́nà mọ́ dẹ́ ń sọ àwọn náà tìrí báyìí torí díẹ̀ àkọ́kọ́ ní atafahum atafahum bayna zawjayn bayna kí ọkọ àti kan gbọ́ra wọn yé mutual understanding ìyẹn ó sì máa ṣẹlẹ̀ ń gbọ̀ bá mùkú mú nígbà tó gẹ́ni nígbà tó bá sì mú tó sì yàn ilé ìjẹ́ a máa yí pé a máa ṣẹlẹ̀ ń gbà mí àwọn afọ́wà sọ wípé kí ni àgbọ́yé khilafu zawji kí ni túnmẹ̀ kí ni túnmà khilafu zawji àkọ́kọ́ ń bẹ náà ni dídú alìtìfà kẹnu ma kò kẹnu sí kí ni kẹnu ma kò ká mọ́ rí nǹkan bá kanáà ní ń pè ní ikhtilaf lahara kí irú rí yàtọ̀ tí jẹ́ tí bí inú bí ó ti bẹ̀rẹ̀ nu ká mọ́ rí nǹkan bá kanáà kí ọkọ àyàwó wà lè rí nǹkan bá kaná iṣẹ́ ni ẹn tó wá tí ó sẹ ìjú lọ́kọ náàbí sọ́nù fíkì pẹ́nú ojúṣe ọkọ fún ìyàwó ẹ̀ ní kọ́kọ́ lẹ́kọ̀ọ́ ni àwọn obìnrin fíkì wá ní pé tó kọ̀ wá jálẹ̀ mọ̀kánkọ́ wọ́n bá ti fẹ́ yàwó tó lọ bí iṣẹ́ kó tó wálé yóò gbọ̀rọ̀ bàbá wọ́n padà lọ léhùn kí ni sí lé wọn a máa kọ lẹ́kọ̀ọ́ bí ó sì bá yàwó ẹ̀ lọ yóòjúmọ́ ní ọmọ kọ́yàwó ẹlẹ́kọ̀ọ́ ńgbà mo ń bọ̀ láti bí sẹ́ ya lé kéwú tí mo mú bọ̀ rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbà yí pé kódà èmi tí mo bá sọ̀rọ̀ mo fẹ́fẹ́ yàwó lọ́m owó ọmọ ilé káàkiri pé àti ilé ọgbọ́ni ẹni tá a fẹ́ fẹ́ òun náà lọ parí ìtànàwí lọ kí ó lómi ọ̀bẹ́ dáàmù nígbàtàwà dáwọn bá ń sọ fáà ní à ah, kódà ọdáde jámíà wọ́n ní kódà tó gíní bó jáde jámíà ah, obìnrin ni ó máa jẹ́ wọ́n lẹ́ẹ̀kọ́ òwò lọ́kọ́ tó máa ìgbà mí ń bẹ èdè lọ́gbọ́ kí ó tó kéèyàn èdè nìkan lọ́gbọ́ fíkì gangan ò sí mẹ́ abákan wá ní àjọ kan ó ní tìgúnlá ìyàwó tí ó mọ̀tọ̀rọ̀ ìyàwó tí ó bọ̀ sẹ́lẹ̀ kan máa tọrọ máa tọrọ máa lè kí ni àjọ ti kí ni àjọ máa òun á na náà kóòtì ẹ̀rí okójì àdíò náà kóòtì àdís okójì náà kóòtì àyà okójì kọ́ ìdọ̀ náà kóòtì kọ́ ìdà wàlá wà dé ọ̀gá méjì rẹ́fà méjì wọ́n wá mọ́tò ní kíní lẹ́kànáà ní tí a ń pè bẹ́ẹ̀ nìyẹn in tó sì dá in tó bí náà ní pé tàbá yúnù fẹ́tẹ̀rà wàtọ̀bíyà látara pé ọ̀nà tọ́lọ́ ń gbà dá wa àjọra wa ẹlòmí ó lè yára lónú ẹlòmí lọ́ra láti lónú ọkọ rẹ̀ ètètè ronú ìyàwó sì ó yára á dá àwọn wàhálà ìyẹn o náà ni tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin ọkọ ó ti ṣẹlẹ̀ ní ẹ iná máa ń pè ní al-khilafu zawji ó lè jùrí ọmọ ó lè jùrí ọ̀rọ̀ nulé kò ní lè gbà wá kí wá ní àmì tàbí mọ́mọ̀ pé ń bẹ adálẹ̀pẹ̀ ní symptom science nínú ẹ̀ o ní àdánáàzò àtànàzọ́ wàlìjìdáàlì wàlìjìdáàlì kíyàwó àtọkọjọ máa fa nǹkan mara wọn lọ ó sì gẹ́ni ká máa fa ọ̀rọ̀ mara wọn lọ kò dí bá ń sẹ́ bẹ́ẹ̀ lórí ó sì rínú bẹ́sàn jò ní náà nìyẹn o wọ́n jẹ́ ẹgbọ́yìn ayé ó rẹ̀ fi kí n tó gbọ́yìn yé ẹ̀yin gan lẹ́ farabalẹ̀ kẹgbọ́mí wal mukhalafa kí a sì nǹkan lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀rì ìyàwó gbé nǹkan sí ibẹ̀yẹ ọkọ ìgbégbé ògbésẹ́gbẹ̀ bí mukhalafa sí gẹ́ni ọbẹ̀rẹ̀ ni síntọ́mù ẹnu èmi àti ìyàwó mi a sí àgbọ̀ràwà yìí ètò tó máa ń tẹ̀lé àtàhájù ara mẹ́rin ká mọ̀ yànra wa lódì salamu alaikum salamu alaikum sẹ́ ìgbọ́ni àmì pé nǹkan òtónú ẹ̀rí bákan náà wọ̀nà òmùnì fìrádìí kẹ́nìkan lọ dásùn ẹjọ́ má sùn tẹ́lẹ̀ ni kò tẹ́ ẹ̀dágbére gbáǹbẹ̀ omi adìde ibi tẹ́jọ́ sọ̀rọ̀ àwọn àti ọkọ ẹ̀ yóò sì lọ yàrá yóò sì sùn yóò bá tilẹ̀kùn yóò sì gẹ́ni yóò tilẹ̀kùn báyìí gbáǹbẹ̀ ọkọ náà ni ó dìde yóò bá lọ yàrá ẹ̀ yàrá ìyàwó lẹ́ẹ̀kó sùn lọ́bà tilẹ̀kùn pálọ̀ wá látẹ̀lẹ̀kùn yàrá pa yàwó bá kalẹ̀kùn kalẹ̀kùn kẹrẹ̀kùn ní sí i salamu alaikum alájì salamu alaikum alájì salamu alaikum alájì tí ó sì nǹkan ẹsílẹ̀kùn ilẹ̀kùn ní kí sí bà máa ń lọ́bẹ̀ ojú wájọ́ àmì pé ilé ó ṣekíní ilé ó tònú bákan náà ìdáhùn àwọn abáńpé ní ìfìjá kẹ́nìkankan gbanájẹ́ lójíjì ẹ̀ sọ̀rọ̀ ní ìsànà gbẹ̀ ha mo ti sọ mú ní ó sọ fún yín láìláì má tó tó rọrọ̀ yẹn mọ́ ìmúlá kí náà sọ lé ní yìí ó ti yíwọ́ ìwà láti dénú ó lè wà lọ́dọ̀ ọkọ ìwà lọ́dọ̀ ìyàwó omi ń bẹ yóò wà bí èbú yóò sì gẹ́ni yóò bí èbú àti èpè èbú <laughs> lọ́kẹ̀kọ́ tó képe lẹ́yìn èbú ló tó képe èébú ni ó ti bẹ̀rẹ̀ gbámi ń bẹ̀rẹ̀ tẹ́ bá rí àwọn ọkọ mi náà tí ọmọ pọ́pùn ìlò ó mẹ́ kúkú jù bí lọ wọ́n jọ gbápò tí ni yàrí sí kí ló jẹ ìwé lẹ́kàn kí lẹ́yìn gbọ́ kí lẹ́ gbọ́ ó rí pé ọmọ wa rẹ̀ sẹ́yìn mọ́ wa ara yìí ẹgọ̀ sẹ́yìn wá gbọ́n orí ètò wà burú jù fi àmámìlà aulad àwọn ọmọ ẹlẹ̀ ìjọba kọ́ sílẹ̀ ọmọ wọ́n sàjòjì ọmọ wọn sunkún wọ́n ti gẹ́ni láti wá ń ṣẹlẹ̀ lémẹ́lémẹ́ àwọn ìsìn sunkún má wọ́n ma ṣeré jí wọn lọ wọ́n ní bàbá kìí

àrọ̀ ọ̀rá díẹ̀ kí wá ní máa fà kí máa ń fa kí ọkọ àtìyàwó kọ̀rọ̀ dáàbù àkọ́kọ́ ẹmùsọ̀kọ̀ alẹ́ kan sùúrù ikhtiyar sùúrù ikhtiyar kíyàn sọ̀kọ̀ ní kò sí àwọ̀ ní ó sì bí ó sọ̀kọ̀ yàn kò sí àwọ̀ yàn àwọn táàrí táà fi sọ pé ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ìdá àti ọ̀sẹ̀wọ̀ ọkọ̀ rere àkíyèsí ẹlòmí ẹwà ẹlòmí ìran ẹlòmí ẹbájẹ̀ ìbéèrè pé kí ló jẹ́ ìlara ọmọbìnrin tó fi fẹ́ kó ní àárọ̀ kò tó fi rán ọ̀sàkàwòrán ìsàkàndámi lọ́rọ̀ náà wífẹ́ ìyàwó báwọn Muhammad sallallahu alayhi wa sallam ó ní idha khatabakum ma tardawna dina wa manatahu fazawiju ọgọ́rùn sànà ní oṣù náà tìrìmìsì ó tẹ́lẹ̀ kan bá yín sọ̀kún fẹ́ fẹ́ ọmọ yín lóbìnrin ó ní ẹ̀kọ́ wo ẹ ẹ̀sìn ẹ̀ ẹ wà rẹ̀ ẹ̀wọ̀kàn tẹ́ẹ̀ ẹ wò dáadáa kẹ́ tó fún ìyàwó ẹ wo ẹ̀sìn ẹ wo wà ẹnìkan wẹ́sìn kíkà máa nìsìn láìpẹ́ bọ́dá kan bí lè rẹ̀ question kan bí kan hálìkọ̀ náà ni ní ọ̀la ní ó pé oṣù kan ó ní ustaz fẹ́ béèrè kan olóòfẹ́fẹ́ yàwó ń bí kan musulmi sí lóhun bá lóhun wọ́n láwọn òfún lọ́mọ kí ló dé mo ní àkọ́kọ́ mo ti máa bí tó oró lọ inú tí a fi kọlífà àti fẹ́ musulmi lóbìnrin kí a jẹ́ musulmi yẹ́ ni kọ́kọ́ ní a máa ń wò wọ́n tó gbé ní ni alikafa alikafa sí àdọ́gba ṣe ó gíní ṣe bára yí mú islam ọ̀tọ̀ kàfà àdúlọ́tọ̀ kàfà sí pọ̀ pàpọ̀ ẹ̀rẹ́sì kí ọmọ tálákà tálákà olùfẹ́fẹ́ ọmọ olówó lóbìnrin oúnjẹ sọ́lù tí jẹ́ ṣẹ̀rífà sí àdọ́gba ọmọ tí ó mú gàrí láyé kò jẹ kúlíkúlí rí kò dáná stóòfù rí gáàsì ní aládé ẹ̀ẹ́dọ́gba yóò ẹjẹ́ wọ́n tọ́jú ẹ wọ́n ní ẹgbẹ́ ẹyẹ ẹyẹ wọ́tọ̀ kàfà nìyẹn kódà lè ní àwọn àfáà tó fi kún un ẹ̀kọ́ mẹ́kánìkì ni mí wọ́n á ní ọmọbìnrin tó lọ jáde ìfàtí tó ṣe mẹ́sìn lójú mi wá mú ìwòkú ní mú wò àdọ́gba musulmi lóòtọ́ àdọ́gba ọjọ́ kankan lè sí ní ó sọ ìbúkan lọ́bàkan lábùkún nulé ọlọ́mọ̀ ṣe o gbàtẹ́ ẹ̀lẹ́kọ̀ọ́ ó lè wà bẹ́ẹ̀ alọ́mọ ronú ni pé mo ma ti ti ga ìní ń pè ní ó wà táà máa ń wò ọmọ tó bá rọ̀ tán gbogbo àfọ́lọ́hùn mélòó rú ẹlẹ́wà rí nísìn orí ọmọbìnrin kan tó ń lo full hijab wọ́n ló sí ń gbánu gbà lọ́sọ̀ọ̀sẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ ní ń sí kíní ní ń fá ẹrùngbọ̀n rẹ̀ ní tó ń tẹ̀sùgbùtù mọ́lẹ̀ wọ́n ló fẹ́ qualify ọ̀ qualify afọ́ rẹ̀ custom ni eré àjẹ́nìkẹ́ ní gbé ọ̀rẹ́ mọ́ sọ nísìn ó ti lé lọ́gbọ̀n ọdún ó wá sísta kan mss sísta ọfẹ́ fẹ́ ó wá pè púpẹ̀ bá ìjókòó tán fún ló ń sọ mú mi kú sí mẹ́ ah ó ní àwọn ọmọ yìí ẹ̀kọ́ wọn ó ní tábìlì ọkọ̀ sí fún ó mọ́ sí sọ pé ó ní àkọ́kọ́ púrógámù lẹ̀ máa ń lọ wá sí wọn lẹ̀ máa gbọ́ olóhun lè sí jésù mẹ́rin lè á sórí inú àdìbẹ̀ ah! <laughs> ó ní òun fẹ́ lè máa tó ara olóhun kàtùkú I'm very sorry I'm very sorry fúrẹ̀ lọ wá àròjọ́ fún mi gbogbo ilá láti wo gbogbo ìyàn máa ń wò lómi fi máa ń yíwọ́ ọ̀rọ̀ tí mo tó fẹ́ sọ iná inú experience ni níjọ́ kan wọ́n ní kí wá sí marriage kan ní ìdí òòrò ní mo sì ọ̀rọ̀ tí mo sọ iná ní sí kì í sọ̀rọ̀ ọmọ ọdún mo wá di marriage mo wá rí ọkọ tó gbarùngbà eré àṣà ìdọ̀dọ̀ yìí ló ń gbé lọ́nà lágbàdo ìyàwó ló fúlù ìjàbẹ̀ wọ́n wá pé àwọn tí wọ́n fẹ́ra mọ́ ní ẹwà sísta ayé àti bọ́dà yóò bára wọn mú àà wọ́n ni ó ti ń wá program ọwá sí òṣùra a sì mọ́ ní tẹ̀mọ́ ìtẹ̀fẹ́ẹ̀sì yẹ̀mí ó sákèdò wọ́n yọ́ lẹ́yìn o bá sákèdò lẹ́yìn ọdún gẹ́gẹ́ mọ́ sákèdò ní àárọ̀ kùtùkùtù jọ́nà mo sì ń gbé area kan ní ọkùnbẹ̀ níjegun lọ́nà ìkọ̀tún ní bí aago mẹ́fà ọkàn gbọmọ́ tó dínlé kòkòkòkò salamu alaikum inú àtìsára ẹ̀yìnlá wá rí o láti bò wọ́n lẹ́ lè mọ̀ wá ní déètì báyìí lọ́jọ́ báyìí ẹwà ọmọ wa ní obìnrin ó ti bímọ nísìn ọmọ yìí ò tí ìjú ọmọ oṣù kan lọ ọkọ ẹ̀ ti lè kó lé kódà ó lè dáadáa tó tilẹ̀kùn ni ọ̀dọ̀ ibò kan náà àwọn aládùúgbò lọ́mọbìnrin padà sùn tilẹ̀ mọ́ torí díẹ̀ abẹ́kẹ̀wà bá wa dá sí ọjọ́ ni ọjọ́ náà nígbà tá a fẹ́ lọ sọ ọjọ́ friday lájọ sọ̀rọ̀ yẹn èmi àti ìtàṣà àrùn ìfàánì lájọ lọ kí lé tí mi ọgbọ̀tán jọ́nà ọ̀dá ẹ ni àwọn jẹ́ ń kọ́kọ́ náà nìyẹn ẹ́ kó má lè lọ pàtí kó má lè jó pàtí ó nígbà mí bẹ àwọn ọmọ òtẹ́lifíṣàn yọba pa á ní haram gbóngá ní haram tẹlifíṣàn lọ́dọ̀ ẹ̀ lẹ́yìn náà mo sọ pé mi ò jẹ́ ẹ̀fẹ́ sọ́ọ̀sì tó ń bọ̀ ìmọ́ mi ò fẹ́ jẹ́ àǹkárá ìgà àǹkárá bí márùn ti dúró alkafa'a Akbar ó sì kọ ọmọ yẹn lẹ́nu gbogbo gbọ́ta dájọ́ náà ṣùgbọ́n ọmọbìnrin yẹ́ sí dájọ́ náà nígbàjá sọ gbọ́ ẹ lọ àwọn ẹbí sọ̀rọ̀ ẹgbẹ̀gbẹ̀ ó ní àkọ́kọ́ àwọn àfáà tẹ́ ìmú yìí fún ìmú ìtí mò ń àwọn ah, kọ́ ní kí n ṣe o ọlọ́wọ̀n bàmí ló ní kí n ṣe o ọlọ́run ló ní ṣe iṣẹ́ èèyàn wọ́n sì fi hàn nínú alùkwáni musulman àdísì lé lórí ọkùnrin sí rí ó sì mọ̀ pé mo sì rí èkó tó fẹ́ mi o kígbà mo dé lé ẹ̀ mo yí padà bó sì rí mi tí ó fi fẹ́ mi náà rẹ̀ tọ́pẹ́ tó wá ń fẹ́ náà ní tí mo fẹ́ kọ́ kàsọ́ lónìí pé tó bá kóhùn lè gbà bí mo sì rí ìkọ́ ọmọbìnrin yẹn lo ọdún mẹ́jọ ńlẹ̀ kó tó lọ́kọ mi alìkàfà alìkàfà torí díẹ̀ ẹ̀yin tẹ́ẹ̀ tí níyàwó tẹ́ẹ̀ tí lọ́kọ ẹ̀yin sì múrí kẹyà sí tẹ́ ń pè ní ó sún ẹ̀sẹ̀ sàdáadáa ìgbà míì bẹ wọ́n bá yàn sẹ́sà ní o wọ́n sí kẹ́ ní wọ́n bá ẹ̀sà gbà míì wọ́n bó jí bá ń dẹ́kọ́ ní góòlù o hmm. inú ètò ìgbéyàwó ń bẹ ìtàǹpẹ́ ní al-istishara sí kẹ́ ní ìmọ̀ràn lọ́dọ̀ àwọn tí ó fà ní ojúlówó ìmọ̀ràn ni tí a bá bá fẹ́ sí nǹkan fi lọ mi tó kó ti mọ̀ yóò wà wá àbábọ̀ṣì tọ́rọ a ní mo ti sọ fún àbábọ̀ṣì dámọ̀rẹ́ mú ká ọ̀rọ̀ sọ fún dáwọ̀ ṣàbíní ẹ̀kọ́ ní ìgbàjí mo ti sọ fún kódó kan istikhara kọlọ́n tó kátó pé ọlọ́run bàbá ní sẹ̀sà láì ṣe tẹ́mì ẹ̀tìmú ìwọ́ tẹ́mì ẹ̀tìmú Zainabu tó wọ́n sàdọ́ istikhara ìsàrà ti jáde already ó ti jáde dị tó gúnmùra rẹ̀ ẹgbẹ́ náà ló dìtàmì ọlọ́kàn mi bẹ́m̀bẹ̀ ń gbò lọ́kàn rí òsì mẹ́tẹ̀lẹ̀ tí èyàn máa ń tan ọlọ́wọ́ bá ní tan lọ́hùn eléyìí náà tó máa ń fa òní ẹ̀ nínú ẹ̀ àwọn ẹ̀kọ́ tó dé ètò ìgbéyàwó tó dé ètò ẹbí ọkọ ọmọ ìyàwó ọmọ nínú ẹ̀ náà ni kẹ́nìkan jẹ́ alábòsí àwọn tí máa dá wà láti máa ń fa wà láàánú lé nìyẹn ẹnìkan ṣàbòsí ìgbà mí ń bẹ ọkọ ní ṣàbòsí ìyàwó ìgbà ní ìyàwó ló ń ṣàbòsí ọkọ ẹ̀ ìyàwó ń ṣàkẹ́ni torí ń gbà kan afá kan bá ní tí ẹ̀bá ní ìyàwó méjì èyẹ máa sàbò ìyàwó kan kọ́ àbòsíbẹ̀ lórí ìyàwó kan ọ̀pọ̀lọpọ̀ táwọn ẹ̀bá fẹ́ sọ̀rọ̀ àbòsí ìgbọ́n bá ń sọ tàbí zaujad ẹfẹ́ ìyàwó méjì wọ́n máa sọ̀rọ̀ àbòsíbẹ̀ lórí ìyàwó kan àti ìjẹyọ kan inú tí wá tí wọ́n bí gbẹ́mí sí omi òtó o náà ni kọ́kọ́ ló fẹ́fẹ́ òjẹ́ ọkàn lọ abúrọ̀ṣe akramakumullah ọgbọ́mini kí a wá sọ pé mo fẹ́ fẹ́yàwó mi ilé ìtí mẹ́lẹ̀ mi ẹ̀nà máa fà wàhálà ọ̀nà máa ìyàwó ẹ̀ ti ṣe ń tí ọ̀dá ìyàwó kejì ló máa fi ayé gbẹ ẹ lè mọ́ sí bẹ́ẹ̀ láìpẹ́ ẹlòmíràn sí gíní ẹlòmíràn dáadáa ẹni tí ó sì bọ́ oná ti wá rán ródì yóò bá mi dìbìdìbì abà mi nlé ìgbà mi ń bẹ ni àṣíwájú ìyàwó tó pè ní aago méjìlá ó sí gíní ó sábọ́ta lórí ó fẹ́rì sí bùkọ́ yàwó ń sọ bó ṣe dé ó ní ẹjẹun fóònù yìí kí ló fẹ́ fi kúrùn mi ṣe ah mo fẹ́ wò ní kí ló fẹ́ fi ṣe ta ló pè lóru yìí láago méjìlá tí èyàn lè pèyàn ní àìsùgbé ní wà láàdé àbíọ́dé tó gbé kò tó dáadáa omi message ní ìyàwó rí wà láti abíòdé torí díẹ̀ ló ṣe yí pé ọkọ̀, kún láti kẹ́kọ̀ọ́ tí ma fẹ́fẹ́ ìyàwó kejì ó ni yán sí rìn ìyàwó tá fẹ́fẹ́ ìyàwó kejì lè lórí ọgbọ̀ kẹ́kọ̀ọ́ bú lásígbà kejì ìyàwó tí ń bọ̀ tó fẹ́ kejì abẹ́kẹta bọ̀ kẹ́kọ̀ọ́ bá jẹ́ kejì gbogbo ẹni o sì ní sin yíwà dé rọ́f àwọn àdàgbẹ̀ rọ́f ọkọ ma gbá rọ́f lọ yàwó kì náà ló wọn àkóbá wọn mọ́ tẹ bá gbọ́ pé ìyẹn òjẹ́ ọkàn lọ ó bá ń dàrú tí lé bá ń dàrú tí lé bá jẹ́ mẹ́wàá tí ń dàrú mẹ́sàn ń bẹ̀ mo lókun ara ti báyàwó sásepọ̀ ọ̀tọ̀ ni mo ní làákàyè tàbí tólé làákàyè tàbí tólé ò sí olólọ́lòtọ́ òsìgbóbìnrin sùn ò qualify bọ́ bá sì dánwò wọ́n náà máa rí bí àṣà Yorùbá wọ́n ní iṣò abẹ́ ẹ̀kú ni àrùn mọ́ra torí pé eégún ara ọ̀run ni kìsàrà ayé eégún ọ̀gbọ́dọ̀ só túnmọ̀ ẹnu ará ni so torí díẹ̀ inú nǹkan tí ma ń fa pọ̀mísó ìyàwó tí àtọkọ ẹ̀ tọ́rọ ti ọ̀tọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọgbọ́ fẹ́fẹ́ ìyàwó kejì táà bá rìn dáadáa ìmọ̀dáwà lálẹ̀ ìgbà mí ọkọ rìn dáadáa ṣùgbọ́n ìyàwó náà yálà owó ń bẹ lára tó ah ọ̀kan nú àwọn ọ̀rẹ́ mi tó fẹ́ yàwó méjì ìyálé wa lè gan jókùn wá wá lọ lé ìwà bá ń lé mọ́ bá láńlọ́dù lé ah lọ́dọ̀ ní mọ́mù ṣàfi bàbá náà jáde láti ọdún àforíjì wọn lọ́rọ̀ rẹ̀ kò níyàwó ẹ̀hànà ló bàbá ní tó bá gùn tán yóò ṣe yọ sí òre láìfi kankan borí a ní jọ ọgbọ́ ẹ̀fẹ́yàwó ó sì lọ gbé omi olùdásórí bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì tí ìyàwó àti ìyàwó tó ń pa àtọ́gbọ́ lò wọ́n ti bọ́mí náà inú tó tó máa ń fa o náà ni kí wọ́n má sojúṣe bọ́yọ́kọ ní òsojúṣe tàbí ìyàwó ní òsojúṣe àràkàtí máa ń fa o náà ni ẹ gbogbo ilé inú àkàtí máa ń fa gbọ́mẹsí omi òtọ̀ gbogbo ilé náà ń pè ní asbábù àti ìyà àwọn okùnfà tó ti pé asana kọsísí ni omi wa ń bẹ ẹjá ń pè ní asbabu al-kharijiyya external causes ọ̀dọ̀ ìyàwó àtọkọ ló ti dìde ìta ló ti wá àkọ́kọ́ ń bẹ làwọn ẹbí ìyàwó ẹbí ọkọ nígbà táà bá ti ń tojú bọ ìgbésí ayé àwọn ọmọ tó lọ́kọ tó níyàwó táà fi lólé ayé wọn Ama ma bí ẹni ẹ̀rí gbà mí bẹ a ma ma wá ọlọ́bà ń sanwọ́n dáadáa wọ́n tọ́ wa wọ́n rẹ̀ wà ṣùgbọ́n gbèsè ayé dáwọn ń lò kọ́là wà ń lò èyí náà jẹ́ èyí tí wọ́n bá sọ náà àwọn ọmọ yín náà gbọ́ mọ̀ pé ìgbésí ayé wọn ti yàtọ̀ sí ti yín nígbàtẹ́ bá ń di ya ọkọ tẹ́ ń di ya àyàwó ẹ láti ṣọ́ra tẹ́ndì bàbá ọkọ bàbá ìyàwó láti sọ́ra stage mi ìdúnnù a láti gba ọmọ ìláyì kánú láì tó bá gbèsè ayé wọn mú a ní tójúbọ gbogbo ẹ̀ nígbàtí àyàwó bá wá tí wá ń bí ọmọ ilé rẹ̀ pé èyí rẹ̀ ń fún ẹ tẹ́ bá fẹ́ sí ibẹ̀ lílọ́kọ rẹ̀ máa fún ọ sí èyí tó wá kẹ́ máa fún ẹnu ọ̀fẹ́ gọ̀ ọ́ tí yẹn tó náà ni tàbí ya ọkọ̀ náà lọ wá lọ́lọ sí pọ́ọ̀tì wò ṣẹ̀rífá ṣẹ̀rí bọ̀kọ́tọ̀ la pánlá kọ́ngbẹ́kọ́ngbẹ́ àbájọ tí òjò kan rí ó tí ìkọlé láti owó tí ń gà àṣíwọ̀n lọ jẹ́ ẹ̀rùn ẹ̀rì alábádé tàbí ìyàwó lọ́lọ́lé àwọn òbí ẹ̀ngbà tí ó dé fáírọ̀sì ti wọnú ọpọlọ ẹ̀ ma dáwà lálẹ́ ẹbí ìyàwó ẹbí ọkọ a máa ṣe kí ni wọ́n máa dáwà lálẹ́ lẹ́yìn náà ni ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ ọkọ wọ́n sí kíní aládùúgbò wọ́n sí kíní àwọn ibi iṣẹ́ wọ́n sí kíní lẹ́yìn náà ló kù wàhálà àwùjọ wàhálà kíní àwùjọ àìmọye problem tí a ń bá yé nú problem tí bẹ́ Nàìjíríà gẹ́ ọkọ̀lú ẹbí ọkọ̀lú gbogbo ẹ̀ wọ́n dọ́kọ̀ ọdún ológun níbi iṣẹ́ wàlájá lóde ìyàwó lọ bí iṣẹ́ ọkùnrin ọlọ́kùnrin ló gbé ọkọ̀ ẹ̀rí pé á ah, iwájú ló tí ó kò sí ní ah, náà ó sì gánlẹ̀ àti wà ẹ́ ń bẹ rìn ó sì lórí gbé lọ asma bí i àbákọ̀rọ̀ dí aláàtàlá ní ha tí ọlọ́rjá nǹkan lóko ó wá dé olẹ́ gẹ̀gẹ̀rẹ̀ báyìí lànàbí wá níbẹ̀ sallallahu alaihi wasallam àníbẹ̀ ní kó wa gùn nǹkan kó ń bá gbé kó jókòó sẹ́yìn olóhun ogun ohun sí kíni olóhun ogun ẹ̀sìn ànábì Muhammad sallallahu alaihi wasallam mi wà délé oníṣùbẹ̀ anábì ń fẹ́ gbé mi mo mọ̀ pé òjò wẹ́ pọ̀ mo rú ẹrù yẹn wálé náà ní ọrùn wọ́ mi tàbá ní kọkùnrin mọ́ gbé bí ìtànábì kọ́ tàbá ní kọkùnrin tí ẹ̀wọ́n gbé ọbí ìtànábì kọ́ ọ bá ti kún ìjòwúdọ́dọ́ ànábì ẹ̀rí mọ́yàwó bá mọ́ ó wá kẹ́tẹ̀fẹ̀ síwájú mọ́tò ọkọ̀ ọlọ́kọ̀ olóògbé lift ìwọ̀ ọ̀daràn ní crime ní àníbọ́bà fẹ́sẹ̀ rìn ọ̀bẹ̀ta ọ̀bẹ̀ta níjọ́ kan sáàdù ní tí ń bá rẹ̀ nìkan tó bá dó ti ìyàwó mi ma gé orí ẹ̀fẹ́ tí ó sì sẹ́jẹ̀ lẹ́nu dà tí mo fi gé nẹ́mbà pàròyé sáàdù ọkọ ìyàwó anábìnrin ìpanumọ́ òjòwú sáàdù èmi jowú jùlọ ọlọ́ọ̀bá anábì jowú jà ń bí gan lọ Nàmì sọ pé àwọn àdà youth gbogbo ẹni bá máa ń fi ìyàwó ẹlẹ́ àwọn ọmọ rẹ̀ obìnrin tí wọ́n ṣe pásítọ̀sì bẹ̀rẹ̀ anábìnú ní wàlì jẹ́nà kódà kó kírun kọmọ wílá wà ní kọ́dà rùgbà sí kò ní wàlì jẹ́nà lóde lè ìyẹn jẹ́ bó ti jẹ́ solution ọ̀nà àbáyọ akásọ̀ méjì pín bẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ó ní almọ̀rọ̀já almọ̀rọ̀já kí a jókòó kọ́kọ́ jókòó kó gbùsáyé kí ni ó wà sincere kí ni àwọn nǹkan tí mo fi ń bá obìnrin ló ti ọ̀tẹ̀ lọ́rùn kí ọ náà kí náà tí mo fi ń bọ́kọ mi ló ti ọ̀tẹ̀ lọ́rùn kó sì gbá ní ẹ̀ pé mo fẹ́ yí padà rọjá nù work for the madness kí ẹ̀ dúró pẹ̀lú ẹ̀ wọ́n lókùn ní kúkú ní mọ́mọ́nú gbogbo àtà níyàwó la mọ́ complain ìyàwó wa gbogbo adá lọ́kọ̀ọ́lá ma kọ̀m̀plé ọkọ wa ọ̀ràn yẹn ni ká lè jó ká lè ronú nínú ẹ̀ náà ni tí a ń pè ní al-i'tiraf bil-khata al-i'tiraf kí èyàn gbà kóhùn sí mistake yẹn kí jọ mistake agawọ́ pín ìyàwó ò ní pé a sá kíyèsí kàkà mọ́fẹ̀ sí afẹ̀wáwà wí kẹ́kọ́ sọ míì tí ara rẹ̀ pé má bínú ọkùnrin mi ń bẹ kò lè sáfù fún ìyàwó ẹ̀ bẹ́ẹ̀nà ìyàwó mi náà ń bẹ yọ́mọ yíní yíní yíní yíní a gbọ́dọ̀ jẹ́ ń pè ní kéèyàn tẹ́ máa jẹ́ ah, wá atasamuhu watagafu kama yáfì kama fojúfò pé ma fojúfò fún yàwó ẹ̀ ó fojúfò ọkọ ẹ̀ gíga gbé sọmọ̀ pé 2009 ní December 10 kò sí náà ní ẹ ìgbà di <laughs> tó ha tineti tìdéètì ọ̀pọ̀ ń bẹ̀ ò ní sínú òfúrí ní parẹ́ gbogbo ọgbọ́n máa ń fún ìyàwó èké sọkọ rẹ̀ gbogbo fún èké sí a máa wa a máa a máa tọrọ ni máa ah, ìsìn ìyàwó ẹ̀ ẹ̀ tí ọkùnrin tí ó kàdìkàdì mọ́ kíyàwó ẹ̀ àsàkún bọ́bọ́lá pé ó kí kíkí lọ ìwọ náà kí ọkọ ẹ̀ títí torí ó wú kí là ń wá àwọn ẹ̀yọ́ rẹ̀ ọkọ lè yàrí mẹ́lọ ẹ́sà máa ń báyìí kọ́ là ń ṣe tẹ́lẹ̀ gbogbo ilé òun náà ni lẹ́yìn náà dùwà àmàsàdọ́ àkùnrà wa wọ́tọ̀dọ̀ fọ́kùn ẹ̀ lẹ́yìn náà àmà bọ́rọ̀ ní nǹkan àmà exchange gift àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí àsìkò ọjọ́ ti lọ ẹgbùn wọn sọ pé wà ìtógùn ni wà sí ilékè wà sí ìrọ̀lẹ́ wà sí àárọ̀ tí ma ń bẹ̀rẹ̀ láago mẹ́wàá tí ma ń parí láago méjì dáàbọ̀ sọ̀rọ̀ lẹ̀ tí ẹ̀yin èèyàn náà tí ẹ sì béèrè question gbogbo irú program by interaction ni kéèkéé mi ká dáwò ẹlẹ́wà ẹ̀ àjọ kórékóré torí díẹ̀ ó fi àsìkò tó kú lẹ̀ fún interaction reaction comment observation questions suggestion